أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصيته للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى فضل ما شاء من خلقه بما شاء من المزايا والفضائل والمناقب ومن ذلك أن جميع المساجد بيوت الله سبحانه وتعالى لكنه فضل المساجد الثلاثة من بين هذه المساجد فالأول المسجد الحرام والثاني المسجد النبوي بالمدينة المنورة والثالث المسجد الأقصى الذي كان في بيت المقدس ولكن لكل من هذه المساجد فضائله ومناقبه ومزاياه فضله الله سبحانه وتعالى به على غيره وعلى رأسهم بل المقدم من بين هذه المساجد المسجد الحرام لذلك إذا عرفنا فضائل هذا المسجد ثم المسجد النبوي ثم المسجد الأقصى لعلنا نحترم الذي بين أيدينا من بيوت الله سبحانه وتعالى لذلك قال الله تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أقوان فبريرة سوى المسلم أن ترى لكم كرات جريفة النبي صلى الله عليه وسلم أن ترى لكم ما جاك في مقوى الله بان لكم كان نبي وبان لكم لاري أتي أنوار لأن نبي أتنسوا حباري

tó fi jẹ́ wípé sáàdínù Baitul Maqdis gbogbo ẹmbá ti ń mú sàdánà bẹ̀lọ́wọ́ tí bá ti ń kú wọ́n máa fún ní wí ẹ̀rí pé òkú sójú ogun Ọlọ́run káwà lè kó lákòtán gbogbo ilé Ọlọ́run lórílẹ̀ gbogbo mọ́sálásí lórílẹ̀ ilé Ọlọ́run ni gbogbo mọ́sálásí pátá lórílẹ̀ ilé Ọlọ́run ni sí wọ́n bá wá ń lò fún nǹkan mí tí a ń pè mọ́sálásí kìí sílé ọlọ́run nítorí wípé wọ́n pè bìkan mọ́sálásí látòkè sánmà ọlọ́run sí nàṣẹ́ wá pé ẹwà wò wọ́n sì ń pè mọ́sálásí nígbà ọlọ́run náà fẹ́ pè ọwá bá wà yán ọwá pè ní masjidu dirar masjidu dirar ó ní ìtàn ó sì ní tọ́fà gbogbo mọ́sálásí

yí ọ̀nà tí a gbà kọ́ ìyìn tí a kọ́ nígbà sàsàlám àmànàfíkì ni a kọ́ wọ́n sì fẹ́ fi bẹ̀ẹ̀sẹ̀ ibi tí wọ́n ma kó wẹ́pọ́nsì wọ́n fẹ́ fi ran àwọn ọ̀tá nàbí kí wọ́n lè já nàbí Madina wọ́n sì gbìyànjú àti pàdé nàbí sàsàlám wọ́n jẹ́ méjìlá ọ̀rọ̀ ni afẹ́sọ̀lẹ́ni mọ́sálásí mẹ́ta kan wá ń bẹ àwọn yàtọ̀ ìyàtọ̀ wọn ìta bá ti mọ ọ̀wọ̀ tọ́lọ́ ń gbé fún wọn a mọ ọ̀wọ̀ tí ń bẹ ń bí mọ́sálásí ìtawà náà ń bẹ nú ẹ̀yìn kéèsí mọ́sáàsì ìbòmí o nínú mọ́sáàsì ló ti ṣẹlẹ̀ èmi ò rí ohun tán ṣùgbọ́n ẹni ló fún mi arọ ọjà ni kọ́dà sáfù tí wọ́n wà sáfù wájú kọ̀wọ́ sáfù márùn wọ́n wá gbé àkáǹtì ọjà àwọn lọ́njọ́nà wọ́n tètè dé ọgbé wájú wọ́n wá ń rò àwọn tí wọ́n sọ pé àwọn ìráyè tán bá wà ní útúbà lọ táìmù yẹ àwọn ti sóò fríjù so wọ́n máa bá útúbà àti ẹ̀lọ àwọn sì tó máa sí ìntáwọn sí ẹ mọ́ bù ó ń tọ́n tí wọ́n bá láàlágbọ̀yé sáàrẹ́ ń tọ́ sàsọyé nígbàtí ẹni táwọn èèyàn fọkàtà tán wípé yóò máa

kí ni àkọ́kọ́ masjid al-haram ẹ̀kejì masalasi bẹ Mẹ́dínà ẹ̀kẹta masalasi bẹ ní Jerusalem tó jẹ́ pé kìrìsẹ́nì kan ò lè lọ ọbẹ̀ kọ́ sọ pé òun sọ tó ń rí ń bẹ̀ tòótọ́ àti káàmì Islam kí ló kù ẹntẹ́nu ẹ̀bọ́ obò ṣùgbára ní síkùn pé ọ̀tọ̀ ní kòbò owó tí ẹ̀ ẹlòmí ti bẹ̀dí mùsùlùmí ẹlòmí ilẹ̀ ẹ̀tẹ́ ẹ̀kọ́ ẹwọ́ ẹ̀yọ́ máa mi ìyìn lè kú òmò ti gan sójú bí wọ́n ṣùgbọ́n ibi ẹbá yíyàsí ní ìsìlámù ọ̀nà ni fún toró tí ó rúdó alìmísìlá haram mọ́sáàsì mẹ́kàí nígbà tí ọba dáadáa ń sọ́nu sọ́tọ̀ alìmọ́rán pé inna awwala lórílẹ̀ ṣe fún ìjọsìn ni àbí àtijọ́sí o àti wọ́n kọ̀lé o ṣe kàbà lọ kọ́kọ́ dórílẹ̀ ní òkọ́kọ́ dá múṣkílà lẹ jama káwọn bá dámú wọ́n ti kọ́lé sáájú kún ó tó kọ́ kàbà lórílẹ̀ ọlọ́run mẹ́sílẹ̀ àrọ́mì olálákọ̀ọ́kọ́ ilé tí a kọ́ fún ìjọsìn ọlọ́run ilé táwọn èèyàn gbé ọsáájú rẹ̀ ṣùgbọ́n pé ilé kẹsáájú rẹ̀ wọ́n wá kọ wọ́n fi sọrí pé wọ́n máa sí lọ́mbẹ̀ kò sí tó sáájú ẹ̀ rẹ̀ ni ọsọ́ ọ̀jẹ́ nǹkan mọ́ ni ìdíni a torí lọ́bà tó lọ fẹ́ sọ mẹ́ mú pé ìbádà tẹ́ máa sìn bí kèé ṣe pé Jabala ibn Ayhami kan american min muluki Ghassan ní Yaman ọba ni dakhala Islam ọlọ́ni ọba ní tòótọ́ ibi mo rí mẹ́lẹ́ o ìmẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ̀ ń tẹ́ràn sí mi láti inú ìsìlámù ni o ah, kábíyèsí kí a rí rẹ̀ èyí tó bá fẹ́ nú yí kọ́tẹ̀lé mi mo fẹ́ lọ gbà ìsìlámù ìgbáyẹ́sẹ̀ di ayé Umar radiyallahu ta'ala anhu jabara bá múra ngbò kú sáà àwọn ẹmẹ̀wà rẹ̀ náà tẹ̀lé ah, ọba kí láàmà àwọn ọmọ ẹ̀bá gbà ìsìlámù wọ́n fẹ́ ẹ̀dẹ́ Mẹ́dínà wọ́n bá sọ lọ́wọ́ lọ́rùn nígbà wọ́n pẹ̀sọ̀ sí àwọn ẹ̀sìn tí a ń gùn bọ́dún àti ẹ̀kan ní ọba ń bọ̀ sí àwọn obìnrin àti ọmọ wẹ̀rẹ̀ rí ẹmọ́dínà ariwo irú àwọn àlejò orílẹ̀ yóò ẹgbà wa ma baqiya baytun min buyutil madina illa kharaja minhu sabiyyun aw imra'a kọfẹ́ sílé tẹ́nì kò ti bóde àwọn tọ́rọ̀ ti yé tí ń jẹ́ àwọn àgbàlagbà wọ́n bèèrè ilé ìkọlífà kòlífà bá jáde sí Umaru kí wọn ọba ní múlù ah, ma ń gbọ́n pàyín pé jí ètú lè òsìlè ana wakọ́ rí ibi àtàwọn èèyàn mi awágbà sílámù ni o mọ́rún ni awágbà sílámù jabala níbẹ̀ẹ̀ni ọba oníbẹ̀ẹ̀ni tí ó sì bẹ̀ẹ̀ sáàmù tó kúrò ọba bọ́rin tó bá rí bẹ̀ẹ̀ mọ́ lọ́wọ́ laka ma lana wa alayka ma alayna islam ojuban lọ torí wípé bí ẹsẹ ma bẹ́yàn lásọ̀rọ̀ nù in tó jẹ́ tọ́ wa ẹ̀tọ́ ti ẹ̀ náà ni tó bá dídí musulmi in tí ń bẹ lọ́rùn wa tó jọ́nà bí wọ́n náà bá dá ọwà lọ́rán lọ́rùn ẹlòmí ń fẹnu ẹ̀ sọ wípé òun kírù bẹ́ẹ̀ sọ́wọ́ ìmùsùlùmí lóhun ṣùgbọ́n yàrá àwọn ohun tí ń kí ohun èkí ń pàlọ̀gá wọ́n ni pẹ̀lú ó lálejò wá tó lè jọyàn bó tí ẹ bá lọ mọ́sìkì yẹn ẹ́rì ẹlòmí pẹ̀lú asọrun ẹ̀ báyìí wọ́n máa bí ẹlòmí èkánẹ̀rì òní fáyìn ẹlòmí ìmí ó tó wá yọ pákó lẹ́gbẹ̀ẹ́ èèyàn tí ó tún sí ọlá ṣùgbọ́n ó lówó kan

ta lólówó ọ̀hún kó bóòdè tí ń rí owó tí ò lájọsepọ̀ pẹ̀lú ìjọba kò bólóṣèlú ṣe ẹkó sọ́dọ̀ mi ma mọ́ bá yín lò kájọ máa pín kú sí ẹbá ń ta ẹbá ń rá ni tọ́ kọrù mọ́sálásí ìtọ́ dákọ́ tọ́ wá fàláwọn àfá lọ pé in tí mo ní lọ́dọ̀ yín in tó lọ àtànàbí bá ti sọ tẹ́ẹ̀bẹ̀ sọ ọdọ́rùn lọ́rùn yín o ẹ̀sọ́ náà ẹnìkan ní ọkọ̀ mọ́sálásí a sì mẹ́sí irú àwọn òtúbà tán sí wọ́n wà bá fà náà ni ní sí ọ̀bá ọ̀pẹ́ ẹlọ́mọ gbogbo ẹni tí mọ́mbà ti ń sọ tí ọ̀tẹ̀ ìrọ̀rọ̀ ẹmọ́lọ̀bá mọ́ èmi mọ́ sọ́ọ̀sì ẹ̀dí alọ́ bá làájì owó dìbú wọ́n ní kílọ̀kà tíyàn ah, báyìí ni a fi ibẹ̀ rájí ibi ọ̀rọ̀ nílọ ìkòrí a máa o ẹ̀yìn ni máàmù kútíyàn bú o ó ní máàmù o máàmù yínà ni ìgbà ni ó dì máàmù wọn tí àwọn kẹtí ń sọ ó bá sọ wọn sọ̀rọ̀ ẹ má wọ̀rí mo fi dá yín lójú wípé

ẹ̀yìn náà múnikẹ́ stamp rẹ̀ madamu ọ̀rọ̀ èmi àti inú ọ̀rọ̀ ẹ̀sìn imam mi ní tí mo máa sọ ẹ̀ẹ̀gbọ́n ẹ̀dẹ̀fẹ̀ ẹ̀gbọ́n <laughs> ní mọ̀ wá ń wulẹ̀ ẹ sọ fún Yẹmí kó gbé ìwé mẹ́jẹ̀mọ́ bóde final dẹni láti ìsin lọ màá máa fi útúbà han aláàjì láti wẹ́ẹ̀sì wọ́n yẹ̀wò di tọ́ọ̀zì èyí tí ọba tí ọlọ́run bẹ̀ wọ́n yọ kó tó di ìṣá ìtọ́ọ̀zì májúmá friday bákanáà ní tọ́bá sì ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bọ̀n kálukú ṣe ń rí owó ìní mẹ́nu dé bẹ́mà ní tọ́bá ní kí ní àkú lẹ́mà wọ́n sọ fún jábálà náà pé láka máa lànà bó ṣe jẹ́ pé mi tí mọ̀ sọ́nà mọ̀ bá dáran kí ni àbòsí mi léyìn tí ó mọ́rù sọ fún jábálà ní kí wọ́n wà láàmì léyìn ọ sáwà ní Madina in kọ́npa islamu jùújúmọ́ nínú ẹ̀ndùn jùújúmọ́ ní rí dùnnù nígbọ̀ yálọ bá ń gbọ́ kúrù kẹrẹ ah, kí ni ń gùn máwùn yẹnu kọ́dà àmìrù mùmìnín oní ọlọ tí ó lìdí àwọn ẹ̀fún ajírin ẹ́ sí òun náà lè lọ bá ìwọ̀n àmìrù ah, náà ló tó lọ bá ọba lọ bá umaru kọsá burú bẹ́ tẹ́nà bá fẹ́ lọ ọba múra máa dí maka nkàlùkún sí ìbádà ọba díjọ kan jábàlá bá bóòdì ọkùnrin kan mímbà ní fàzárọ̀ olùsìní èkìsà lọ́sọ tí ń bẹ lọ́rùn rẹ̀ o náà yípo kàbà lọ bá séèsì ní o ọ bá séèsì tẹ aṣọ jábálá mẹ́lẹ̀ tó lèyí in tí a mọ́ rómẹ́dì jábálá wẹ́yìn báyìí ah kéèkì ẹsẹ̀ tí èyàn ti jú ó gbọ́wó kébẹ̀ ọba gbà ní ojúmọ́ mú ni mú bá tẹ̀ ọkùnrin bá bẹ̀rẹ̀ ìbànújẹ́ ẹkún tọba tó súnmọ́ nínú fún mi ọba kí gbàjàrí wọn bá jú ibi àmìrùn mìíràn wà fún ìyẹ Umar mọ́rù ní wọn lọ pò jabaláwà pò jabaládì jabalá lèmẹ́rẹ́ àni hashta an fa àhík bí àmìrùn in tí mú gbọ́rọ̀ sọ́nà lọ́sọ́ kí ni tó fi fọ́mà yà rẹ̀ mú ọmọ yà ní onímọ̀ ni àhí Anta Muslim wa Muslim iná wọ́n ti àìzẹ́rì amiral mu'minin ọta sọ̀rọ̀ mọ́lẹ̀ ni ah, ah kò síwádá kápẹ́ ọba ta sọ̀rọ̀ mọ́lẹ̀ ni lè fọmú o náà gba ojú ti ẹ̀nà tí mú ti ẹ̀nà ọ̀tẹ̀ báhùn àfi kọ́ ọ̀rọ̀ kọ́ ọba mẹ́ni mìí lórí nígbà náà wọ́n gọ́ so ti gbàgbé tí ń jẹ́ ìsìlámọ̀ ni láka máa lànà wà àlẹ́ìkà máa àlẹ́ìná à ó ní láyé rú òrìṣẹ́lẹ̀ bẹ́nu àwọn ẹmọ ààrẹ náà sọ pé à lè wà pọ̀ à rú ẹ̀sùn àrẹlẹ́ ọba àti olùṣọ́mọ̀ wá jẹ́ nkankaná fàtí mọ́rù jọ fàfàfàfà ṣe ilé fún mi dọ̀lá kí n fi máa ro mọ́rún ní kí ní pọ́blẹ́mù lọ máa ro ọwàkúnbẹ̀ bó ṣe di òru wọ́n àtàwọn ìbá sí mítìn ìbọ̀ kí lẹ́yìn wá rú ọba wà ní kí lẹ́yìn náà fẹ́ sọ yá àgbáyé mú irú ẹ̀sì wà lẹ́yìn orú rẹ̀ kí ní òtó mọ́ ẹjá wọ́n sáré sí mítìn bẹ́ẹ̀ sì tàṣórí nǹkan ẹ̀sìn bá sálọ

gbogbo ẹ ti dàpọ̀ mọ́ra wọn ìfòròmbá ọkàrí ọ̀balẹ̀ ọwọ́ arántí àwọn àsìkò tó náà ní islamu ní Medina pọ́n wà láìfìlì gbogbo àsìkò inú sàndùn ẹ̀tọ́ rẹ̀ kẹ́kẹ́kẹ́ ni ọkà ẹ̀mí ẹ̀kà sí ni pé ah, ah, ah. kí wá lóhun ọgbà kẹni ọgbà ní musi tó fi tán sí kìsìtọ̀níyà kí la fẹ́ fàyọ àpẹẹlẹ́ eléyìí bákà ní maka makata bakatu maka gbogbo ẹ ń bá lóun wọbẹ̀ gbogbo tó orí ọjẹ́ ọlọ́run ọ̀rùn ọ̀fún ẹ̀ gbogbo ẹ ń bá ti ṣe ájírì yọ mọ̀ wípé bọ́lọ̀ ń ṣe pé maka bákàun ẹ̀ náà ní pé bákà ni ẹ ma wé abẹ́ ọba mẹ́lọ́un ọba ìjòyè sí ẹmọ̀ pọ̀kún èsábà róró bẹ́ni ọba róró lé èyàn ràwọ bí bọ́ksà wọn kankan kò sí ẹ̀kẹ́ tí yàn wọ́ sálẹ̀ ẹlòmí ń gbójú bá ń tì láti sọ fẹ́ yàn rẹ̀ wípé ẹ ti sí ẹdkọta sílẹ̀ yọ́ àmọ́ ọmọ bá bá ti ń darí bọ̀ nígbàtí lọ jùkó o ń kálùkú lọ ẹwò kọ́lẹ̀wà ọba kìí ní ń farí fún yìí bí ẹ̀ṣẹ́ ń sún orí òkè wọ́n ma sún sálẹ̀ lórí òtù gbogbo pé ẹbàṣẹ́ Tọ̀fọ́ ọ̀rọ̀ ọba lórí, kìrìnìkìrì sí

harramahu Allah yawma khalaqa as-samawati wal ard láti jọ́lọ́n ti dásánmà àti ilẹ̀ o ló ti pé bẹ̀ láyé ọ̀wọ̀ ó sì fún ní àgbàlá rẹ̀ bá ṣe wọ́n mọ́kàn o ni haramu haramu o ni kásọ wípé àgbàlá tí nǹkan ọlọ́nà làwọn èèyàn ti ń jí ti ẹ̀nà wọ́n wáyé ókè asọ́rọ́ọ̀kì kèé ẹnu géètì o ní akọ̀ sí o wọ́n ó sì bí kan wọ́n tó máa lọ́nú rẹ̀ haramu ọlọ́run lápẹẹrẹ kásọ̀ wípé haramu wà ń bí irú masalasi ọjà àbà lápẹẹrẹ àgbàlá rẹ̀ látọ̀nà géètì ó wá bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ àfá tàbí kásọ̀ pọ́ bẹ̀rẹ̀ láti gbé ńlá

wọ́n sọ fún mẹ́lẹ̀tẹ́ òní ọlọ́run ti bẹ̀rẹ̀ o ẹn tí ń bọ̀ láti ọ̀nà àpáta wọ́n sọ pé dúgbẹ̀ haramun ní báhùn mọ̀mbá ń bọ̀ ṣe ń wọ́bí tí mọ̀ kan pátá láyùtàláhọ̀láha kí n tó kọ́lá ó ní

kí ní rẹ̀ tí ń wà torí ẹ̀ ni a fi kọ́ information center ìrìnàmáà wọ́n kọ sí ara haram rí nǹkan ẹmbí ibi tí wọ́n mọ̀ wárí wọ́n èrí nǹkan bẹ̀ kíyàn òpó mú ọlọ́nsànú wa o ní tá ń gbé kò o ní tó gbépò lénù kí lọ fẹ́ ná mẹ́ka owó tọ́ bá rí e wà láàrin ìgbọ́dù àbúrà wọ́n igi ibẹ̀ wọ́n èsẹ́ ní jẹ́ tọ́rọ sáwọn sáwọn ọ̀rọ̀ yìí al lọ wá sọ wípé à ah, illa li àfi igi idkhir fa innaha li kuburina wà buyútina a ma ń lò fún sàárè tàǹgbẹ́ a sì ma ń lò fún ilé wa kaimu ní ìrúwáyà mi ọ̀lọ́kaina àtàwọn kílórúkọ rẹ̀ àwọn alágbẹ̀dẹ ma ń lò ìtumẹ̀ ní pé igi yẹn dà gẹ́gẹ́ bí igi gọ́ọ̀bà tẹ́ sẹ́pẹ́ igi gọ́ọ̀bà wọ́n ma ń fi ń ṣe ẹ̀rùkọ́ tí ó sì ní agbára bẹ́ẹ̀ wọ́n ma ń fi ń ṣe rọ́bàtántà tí ó sì ní agbára bẹ́ ẹ̀hẹ́n òun náà wọ́n lò náà fún bí wọ́n bá fẹ́ fi ṣe ìdí àdá tí wọ́n ma fi gbá mú àbí ọ̀bẹ àbí nǹkankan bákan náà tí wọ́n bá padà ṣe sákfúlé wọn tán wọ́n ma ń lo kí ni ìdíkírù yìí ká fi wépé bí ìgbà tí èèyàn bá mú ọgọ́mọ̀ tí wọ́n wá fa tí wọ́n fi páàkì nǹkan mẹ́lẹ̀ wọ́n lò fún súnfúnnù náà wọ́n sọ tó tó bẹ́ẹ̀ riwaya mina wọ́n lo fọ́kò ojú omi wọn ara wọn ànábì ní àgbàtẹ̀ tí ń lélé fáwọn nǹkan báyìí ẹlẹ pàpò orú rẹ̀ ẹlẹ gẹ́gì irú rẹ̀ àfibáhùn haramu yìí ó níyàn bákanáà tí a mìnà àdíkà bí ṣùrọ̀ yìí ó ń ṣe ọlọ́mọ gbogbo ẹn bá gbà pò ń gbọ́ ló o ń gbajọ́gbà ẹ̀kẹ́ àmọ́gbọ̀ èèwọ̀ ni fún kọpáyàn sínú arọ́mọ̀ ọlọ́run èèwọ̀ ni ní ọ̀pá wọn ni wọ́n èé sí ìgbésì láàwù kí tó lè áàmù èèyàn ìbọn àdá ọkọ̀ ẹ gbọ́dọ̀ gbé wọnú arọ́mù àyàfi májẹ̀mú májẹ̀mú nọ́mà ọlọ́pàá mẹ́kà àkọ́gbọ́ ọmọ ọ̀kẹ́ lọ ṣùgbọ́n tí ó bá ní pé wàhálà kankan ń ṣẹlẹ̀ lọ mọ́kànlẹ̀ mú pọ́npó lọ pọ́npó wọn mú lọ fún wàhálà tí ẹni ń ṣẹlẹ̀ lọ ni kẹ́ẹ́ṣẹ́ bí ẹnìkẹ́ tí máa gbé ìdà sẹ́nìkejì jẹmáà kò Saudi lájà láàrin àwọn lálàjì Nàìjíríà nítorí kíni tọ́rẹ́ ẹni tí wọ́n yẹ kún wọ́n pè jókòó wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ nítàwò ìdù pé sọ̀rọ̀ lọ́n tó ń wọ́n bíyàn bá ti ní èyìn ìgbẹ́bọ̀ pẹ̀lú rẹ̀ eh, àwọn ni arò wá jíkò lẹ́lúwà hadithu kan wọ ẹnu kan ṣùgbọ́n àti ráwọn nǹkan mí tó jẹ́ àmà wípé ah, nǹkan góòtò bàjẹ́ jù ti yìnúzà àwọn olówó onú òjò ọ̀mí tẹ́ bá rí yan mọ́kà wọ́n gbàfẹ́ wà ní àti lọ sí Canada àwọn tó ń ṣẹlẹ̀ ní Toronto Australia láti dé ìjẹrin wọ́n dẹ̀ máa ń ròyìn mẹ́kà ẹ̀ mẹ́kà ẹ̀ kó ló ń ṣẹlẹ̀ mọ́kànà ká lọ lọ́dún náà in tọ́ àwọ̀sátùhùn lìtìjárọ̀ àwọn akọ̀làkò sàgbé inú wọn àwọn aṣòwò ni kò tí ìkún ètí sí mẹ́ pé ẹ̀dàkùn torí ọlọ́ kílò mélòó ni a ní ẹfún ọlọ́run yà yàwó mara wọn yóò tó mara kílò jọ mara wọn òun fẹ́ fi ṣòwò ti ẹni wà fúkọ̀rọ̀ òhun lèlè mas'ala tẹ́ bá sì ráwọn aláìní wọn pé ah Saudi mara hawo èmì wá sí wọ́n lọ wọ́n fáyà báyìí títì rí pé sóò nídi owó ni mbò tí wá sóò nídi owó ni sáà ti wá rí báyìí nígbàtí èyàn ń fi odidi plane ti fi ń kún àmà wẹ́ẹ̀rẹ́ tí ń kí ọwọ́ wọn bọnú aṣọ pé kí wọ́n pèrà wọn ní kọ̀lọ́wọ́ kó sì máa fi tọrọ owó yóò sì wà máa gbóhùn lọ́wọ́ wọn rọ́lẹ̀ rọ́lẹ̀ títí títí títí lásùkwájí èlò gbogbo ayé ní wábẹ̀ ẹ̀ ní mọ̀ pé ọmọ lọ́wọ́ wọ́n sọ́sẹ̀ gẹ́ẹ̀tì yàn láìpẹ́ yìí orí Nàìjíríà ti fi hàn àwàbọ̀ ilé yìí ilé ọwọ̀ ni kílẹ̀ ríwá jẹ́ min hadith abi huwaita rọ́dà tọ̀rọ̀dọ̀ o ń se ọlọ́n ni inna Allaha harrama Makka yawma khalaqa as-samawati wal ard lọ́jọ́ tó lọ́n ti dá sẹ́mà àtílẹ̀ in ló ti pé àyè láyé ọ̀wọ̀ kódà ibi tó dé fún ọba dẹ́dà sọ pé wà máa ń dà kọ́lá ó kánà àmìnà ẹ ń bá ti wọnú mọ́sálásí hùn ọdẹni ìfọ̀kànbalẹ̀ kí sì ní túnmà rẹ̀ kọ́dà kọ́sẹ̀ níta èèyàn níta ọwá sáwọ inú haram sílẹ̀ haram agbọ̀rọ̀ fi yẹn kẹsí títí tí èbóde tó bá jalè ń tàtọ́ sáwábẹ̀ wọ́n ma wò títí títí títí ebóde ogun yàn góǹta ọsáwábẹ̀ torí wípé ọsá di ọlọ́run ìmánìkan ní bẹ̀lá rẹ̀ táìmù tó ìsáwọ̀bẹ̀ a ma wá sọ kọ́dà téèyàn bá rẹ̀ ń pa bàbá èèyàn tí ń tọ̀ wá fù lọ ẹgbọ́n fi ẹnkẹ́ sí ẹ ma sọ ẹ sì lọ sọ fáwọn ọlọ́pàá ọkùnrin tí a náà ń wáyé ẹ àwọn àfá tó náà bá gẹ́ẹ̀tì tọ́takú kabẹ̀ wọ́n ni ẹ̀fílẹ̀ tẹ́ bí ipa ẹ máa sọ tó bá ti rìn bóde pẹ́rẹ́ ó ti kú ò ní pọ̀tọ́rọ̀nù ṣùgbọ́n kan wá wà ẹni ọba wá sẹ́nu rẹ̀ ibẹ̀ náà ó ti rásẹ̀ rí àfún eléyìí ò ti jú ọlọ́nu ọ̀yọ̀wó máa ọlọ́mọdé orí àwàlú ni àwambọ̀. Hannabi sallallahu alaihi wasallama, ọwá ń sọ fún àwọn èèyàn, lamma kọtaba nẹ́sàlá da bátí yawma fati Makka, lamma qatalat khuza'atu rajulan min bani laythin bí qatilin lahum fil jahiliya. Àwọn bani khuza'a tànàbí ni wọ́n ṣe, torí àbábà bàbà náà mìíràn ń bá ṣe. Àwọn bani layth, àwọn Quraysh náà ń bá ṣe, generally àwọn nǹkankan ti ṣẹlẹ̀ lọ tí a bànú kùsáà ni a ti mùmí nínú wa a ti kèfèrè nínú wa ànàbílà àmà bá sí àwọn bànú bákìrínà ni bànú láìfì àwọn mọ́mbà bàríkà àwọn òní bánàbí sí níjọ́ tánàbí wa ń gba mẹ́kà lọ́wọ́ àwọn ẹnìkan tí wọ́n panú tí wọ́n ń gbà tí àrìbí ètí gbàràgbà maka hmm, wọ́n sáré lọ pa wọ́n sáré ń pààyàn ha ìfọwọ́ ilé ọkọ̀ ìkọtìl ẹgbẹ̀ ní kùzá ẹgbẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀mọ́ àti wà bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ pé inna Allaha habasa an Makkata in ló se pítàjẹ̀ ilẹ̀ makalewọ̀ apákan ní bó se wánà tó rí pé tí wọ́n bá kọ fíìlù lẹ̀ àti kọtí lórí àrọwá tí wọ́n bá kámà sí nkankaná méjèèjì ọ̀dá ẹjẹ́ amúkèjì ọba dẹ́dà ó mú erin so fún louis o náà ni kí sọ tí miss abúrà alhabashi ohun ọba ẹmbà ti jẹ ní kéèsè àwọn ìmọ̀ sọ pé Ethiopia ni habasha no ní jọun tí habasha nke habasha kọ́ntrí bí márùn Ohun ni habasha ní jọna lọ Somali Somalia habasha ní jọun Eritrea tó jáde látara Ethiopia Djibouti ara wọn ni Ethiopia gẹ̀gẹ̀ náà ara wọn ni apákan ní ẹgbẹ́ Sudan náà ó bù jẹ mẹ́ ó tóbi gan nígbà wọ́n tún wọ́n pẹ̀lú àwọn barbar àwọn black yìí gbúrò wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ kankan sí ọba abáṣà abúrò àti ìntọ́ jẹ ńgbà náà ní abáṣà ọba àwọn ará yamanja fàtàgọ́lába àlẹ́yìn ọba gba yaman ìlọ́fà tó fi jẹ́ wípé christianity agbogbo náà mọ̀ pé àwọn bí tó ti rí dìjókò bí islamu ṣe rí dìjókò Madina habasha jẹ́ kan bẹ́ donish donish tí a bá ní odidi country kan bẹ́ o tó jẹ́ pé tí àwọn christianity bẹ̀ bá bínú láàárọ̀ àánú Ọlọ́run ni mùsùlùmí lékù Ethiopia jẹ́ kan ti pìlẹ̀ ńlọ ẹgbọ́n tó gbàwọn ìrẹsì àrí kí wọ́n tó lè ya kúò lọ́dọ̀ wọn la hawla wa quwwata illa billah àwọn èèyàn tí wọ́n ti dọ́dọ̀ ọlọ́n pọ́lọ̀n dọ́gùn kọ́ bá ní gbàgbọ́ wọn ọlọ́lọ́mọ yé wọn Abasha ti gba Yaman wọ́n bẹ̀rẹ̀ sí introduce hadọ́rọ̀ wọn sí wọn ọ̀làjú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ falamma taqallaba alayhim abra bana biya kanisatan kabiratan وأمر الناس بالحج إليها ومنعهم عن الذهاب إلى مكة ọbani ẹ̀tí ẹ̀má wọ́lọ mọ́kà ẹ̀má rọlọ mọ́kà àà ohun sì wà kọbi tó yàtọ̀ sí mọ́kà lọ bá kọtọ́ ti torí ọwani gbogbo olùpátá ìntọ́ bá láwọn wá kí lọ́dọ̀ ọlọ́run kọ́rà tí mẹ́ntí lọ mọ́kà ibi ni ẹ̀má wáwó sí ẹ̀sìn pá wọn Yaman lárúbáwá pìlẹ̀ ganganu ìkan bá yọnu àwọn lárúbáwá wọn sáré pé ah, irú jẹ gàbà bùn wà lílé ó sáyò lọ bá lọ sí inú chọ́ọ̀chì fàtàgọ́wà tọ̀bí ha ní bá lọ sí gbọ̀nsẹ̀ ẹ̀bẹ́ ó ń sì gbọ̀nsẹ̀ lọ kó di pé yọ́ ma fásokòtò òkè báwọn sádánà sí rínú àwọn hajjaba àti ẹmú sí mọ́sá wọ́n rí wọ́n rí pé lárúbáwá ni wọ́n ò rí ojú ẹ̀ dáadáa eré ó sì fásokòtò ní ọba kí tí a náà mọ́jà yá àfi kí information ọ̀dọ́dọ̀ ọba nípa gbọ́dọ̀ abúrálọ kábíyèsí ìmọ̀lárí lónìí o ọ̀kan náà lọ́rọ̀ inú kòkò wọ́pọ̀ o in tó wá dánwò sínú ilé ọlọ́ntẹ ẹ̀kọ́ lágbára o kí lọ dánwò wọ́n tó tó sí ní gbíjà kàbá ilé àn bàbá bàbá rẹ̀ àsìkò wá tó ọkẹsìn ọkọ̀ àwọn kírókọ rẹ̀ lẹ́yìn àti ìrìn iwájú wọ́n lò kankan nígbàdé sífà bí kẹsìrì sọ́d sífáwì yẹn sífáwì ọ̀nà tó wọ Mẹ́kà láti Yaman òní ó tún yọ́sọ bí mẹ́lì mẹ́ta ìrìn bá yàrí ọpọ̀lọ̀ bàbá àwọn anábì ọ̀rọ̀ ti pọ̀ láàrin eléyìn ìrìn yàrí ìrìn àníbí wa ni ọba dẹ́dà ló mú erin yẹ so ń jọna báwọn bára bí sí ẹ̀rí ọ̀nà ọ̀dàrẹ̀ láàmù ó ní wà bá tó rẹwà tó ṣe nkẹ́kẹ́ mọ́ fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ wọ́n ni gbọ́rọ̀ ẹnu mi nígbàtẹ́ ń bọ̀ wọ́n ni gbogbo àwọn nǹkan lẹ̀ ń gbà bọ̀ ràkúnmí báyìí báyìí tó tó yẹ báyìí tí kọ́lọ̀kọ́lọ́ ah òun wá ń sọ jáde pé ẹwà bàbá àti mo ṣe bó nílà káyì kí ni tó fi òpin ìlàkàí mo fẹ́ wá wo orírun babababa rẹ inú ọ̀wà kọ́ọ̀lá èyí tó kọ́ọ̀lá ní ràkúnmí rẹ ó ní ṣe létọ̀ mbọ́ àwó ọ̀ inna lil bayti rabban yahmihi ilé ńlọba tí ó ní ọba tó ní ní ọ̀sọ̀

ẹyẹ yìí ó bóòdè inú sàlẹ̀ òkun ní àti bóòdè gbogbo wọn pátá kí ni wá gbé lọ wa hamila kullu wahidin minhum salasata ahajarin hajaroini ala rijlayhi wa hajarin fi minqarihi gbogbo wá gbé òkúta òkúta wo òkúta aná láti omi ọlọ́jà tí ń sóògùn ọmọ tí ń ṣe o bá sọ bá gbọ́ ara mi aláṣọ kí ló ń sóògùn sí tẹ́ntọ́ ayà lẹ́nu jùlọ ló ń jẹ àtẹ́ntí ń tánjẹ àtẹ́ntí ń ránjẹ àwọn méjèèjì ètà ń dúó tọ́lọ́n olóúnjẹ ń sóògùn wọn mọ̀wára jẹ́rọ́dọ̀ ní fọ̀wọ̀kúfọ̀ ó ní ó sì pàlẹ́ odó ṣe gbogbo ọlọ́kà ní fodó oró àmúlà ìwọ́ra tí ó yọ àwọn yẹ̀ ìwá bóde pẹ̀lú òkúta mẹ́ta òkúta kìsì ni òkúta aná láti inú omi wàrùúsù ha kàrùúsì sìbáì bó ṣọ́nà wáyànà annabi ni ẹwà wọn ní kọ̀ọ̀kan wọn kèé sórí ẹyẹ lásán o orí ìrìn ẹranko abìjà sẹ́ǹpọ̀lọ́ ń bínú nù ìlórí tí a gbé òkúta kan bí òkúta kan bí fàíza rọ́mà àhádàun bí hajjarin èyíkéyìí tí a bá lè kò mọ́ nínú àwọn kí ó kọ rẹ̀ ìdá láyẹ̀ hukú jínídàú ilá tàṣà ọ̀tọ̀ láhmùhù tó bá ti gbé ọwọ́ lé ara báyìí híkà ọmọ lójú ẹsẹ̀ kúrúnà ọmọ bí bá ti ń sí awọ báyìí ẹran àsàlẹ̀ ó sì máa yọ́ egun ní lójú ẹsẹ̀ bígbà tí èyàn bọ́ nǹkan kan ni o ti àwọn fẹ́ ọ̀họ́ báyìí wọ́n sí ìsàlẹ̀ ẹran tó tẹ̀lé egun gangan wọ́n sì máa wọ́ gbogbo wọ́n sí ń lọ yẹn bí ẹ̀sìn kúnnù bí ẹ̀sìn kúnnù ilé yẹn ọba dẹ́dà fi agbára rẹ̀ lórí wípé òun lòun nílé ilé ni wọ́n fún anẹ́ńkàlẹ̀ lẹ́nu wọ́n ni akọ́yìn síbẹ̀ ilé káwọn èèyàn dojú ọ̀tá kọ ọlọ́run pa wọn rẹ̀ ọlọ́run ni ẹ máa dojú pẹ́ ń wà mí kọbẹ̀ ní tẹbá fẹ́ kí ọ òun tó ní mẹ́ǹkàlẹ̀ yóò àwọn àgbàlagbà ní gbéyàn ọba yaná fílà rẹ̀ èèyàn kọ́yìn kíblà ní àwọn ìmọ̀ta rírẹ̀ o a ní sọ sọ́rọ̀ sọ wípé وإن ترخص أحد لقتال النبي lónìí ọlọ́run náà gbọ́dọ̀ jà ṣùgbọ́n ọlọ́run yọ̀ǹda fún mi kí n jà ẹmọ wà níbí náà o ìjà tó wá ní ìjà yìí kò sí bẹ́ẹ̀ fẹ́ni kẹrì sáájú nínú àwọn ànẹ́bì kò ọlọ́run yọ̀nda fánàbí ní pé kó rí tàlétì kọ̀ yọ̀nda fẹ́yìn kẹ́ pàjáwó ọgbàgbùtù wùra wọn tẹ́wọ́n ni wà innama uhillati li sa'atun min nahar alá wà iya sa'ati hadhihi èmi náà wọ́n sì yọ̀nda fún mi ní ọlásìkò tí wọ́n fi yọ̀nda fún mi lójúmọ́ mẹ́yìn àsìkò iná sì ni kí lásìkò náà wà jẹ́ àfihàn

kò ṣẹlẹ̀ sáájú john kò tó ṣẹlẹ̀ mọ́ láti gbaná ọwọ́ yẹn ẹlòmíì dáadáa lọ bá lọ́bẹ̀ àìmàkan okùbà ọ̀kan náà ma ya alásùmọ́ni kọ́dá tí ó bá dé Nàìjíríà lẹ́nì eh, sọ̀ríà náà nìgbé o nígbàtọ́bẹ̀ kí jímọ̀ méjì mẹ́ta yóò dìbí wá sálámà sí ogun wa ọ wá ní orí ẹ̀màkà pẹ̀lú léun náà èmà bẹ̀pọ̀ ó ní tí àwọn bàtí lóyún tó bá ti dìbí oṣù mẹ́rin oyún ọ wàlẹ̀ àti àwọn àtọ̀kọ́ sálọ sí àrá ọmọ ní kí à olóhun ah, ti kẹ́kọ̀ọ́ ní ọwá sọ̀rọ̀ olóhun àjọ náà sáàsì tọ̀wà fún lọ bí fóòn sí ríngì ah, mọ́ mire sáàmù fóòn alájá ẹra wọn ó ní àríwọ gbogbo àwọn tó ń jọ ń pọ̀ lórí ohun ọ̀gbọ́ clearly bẹ́ẹ̀ni àṣẹ tí ń wù ní pé só ti rí bẹ́ẹ̀ in tí ń mì ní wípé sọ́lọ́wọ̀n sátì pé kí ni ọ wà lẹ́ rí bẹ́ẹ̀ ni ó lọ sáré bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀

bó ní títẹ̀ ní kọ̀kọ̀wọ́nà bó sì kíni o bó sì rí inshallah rahman tó bá dìjọ́ mẹ́jọ a tún tẹ̀síwájú kọbàdẹ́là tó lẹ́ni kọjọ ọkọmọ́ ti ìgbà ọlọ́ọ̀jọ́ kò sí ẹni tí ń bẹnu wá ń bí tí ò níbi tí ń bẹ̀rù kò sì sẹ́ tí ń bẹnu wá ń bí tí ò níbi tọ́kàn rẹ̀ gbogbo bí ọkàn parí ìsẹ̀mí wa mọ́jì à parí ẹ̀sìbi tí ó rú àwọn mùsùlùmí lójú pé ah tó bá jẹ́ pé aládùà èmi ò lè sàdúà fún ọ ẹn tí ó wà jẹ́rẹ̀ tí ó jà rí ń jọ́nà lẹ́n tí ó mọ̀ sọ pé ẹsàjì àsọ pé kọ́lọ̀wó fi aṣíbi tọ́ yẹ wọn ọlọ́sàmà bí ọ yẹ wọn ọlọ́mọjọ́rọ̀ owó parí ibẹ̀ wọn ọlọ́dà ní kẹsì rẹ̀ jọ́rọ̀ owó parí wípé ah, àwọn ilé ìtọ́sàdúà tí ó sì jẹ́ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọwọ́ bá dẹ́dà ọlọ́njọ́ ìjọba bá sí máa jẹ́ àtọ́sàdúà mùsùlùmí o bí haqqi la hawla wala quwwata illa billah alhamdulillah الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا قد ورد من حديث رشد الحبيش والحديث مخرج في المسلم أحمد وفي السنن بإسناد صحيح أن رسول الله صلى الله عليه وسلم عدى من الشهداء سادنا بيت المقدس إذا مات وهذه الزيادة جاء من عن طريق أبي عوام وأبو عوام هذا من سدنة بيت المقدس وإن كان هذا كذلك لا بد من بيان فضائل المساجد الثلاثة أمتنا واعلموا أن جميع المساجد بيوت الله ما بنيت إلا لذكر الله وإلا لذكر الله وتلاوة القرآن وللصلاة ما بنيت لا للبول ولا للقائد ولا للفائشة قال الله تعالى في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبه له فيها بالقلوب والآصال لذلك فأفضل هذه المساجد المسجد الحرام وقد أشار ربنا صلى الله عليه إلى هذا في سورة العمران بقوله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فبكة فمكة سماها الله سبحانه وتعالى بكة كما سماها أم القرى بقول ولتنذر أم القرى ومن حولها تشريفا لها وأنها يبك أعناق الجبابرة ومن ذلك أن الناس فيها سواء كيف لا وربنا سبحانه وتعالى يقول في سورة الحج إن الذين يكفرون بآياتنا وسدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والبادي والباد سواء العاكف فيه والبادي أمتنا واعلموا أن الله سبحانه وتعالى قد فضل هذا المسجد على سائر المساجد بمزايا وبفضائل وبمناقب جمة كثيرة أمتنا إن هذا البيت أول بيت وضع للعبادة في أرض الله جاء هذا من الحديث الذي أخذ مبهوة مسلم سيئة من حديث أبي ذر الغفاري رضي الله تعالى رضاه لما سار صلى الله عليه وسلم عن أول مسجد وضع في الأرض فأجبر صلى الله عليه وسلم المسجد الحرام قال كنت ثم عيد قال آه، آه، آه، المسجد, المسجد الأقصى قال قلت كم بينهما قال أربعون سنة أمتنا فهذا المسجد لو حرم حرمه الله سبحانه وتعالى منذ خلق السماوات والأرض وهذا الحرم له فضائل كذلك ومزايا لا يختلى خلاها وكذلك لا يوجد عضها ولا تلتقط لقطتها ولا يسفك بها أحد دما كما قال صلى الله عليه وسلم لا أحد يدخل فيها بسلاح إلا لمرقب أو للمحافظة أو للمراقبة كل هذا جاء من حديث أبي شريح بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم فقل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد من اصطفى عباد الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين أمتنا الله سبحانه وتعالى جعل بيت الحرام أمنا وأمانا ومن دخله كذلك كان آمنا من فر من ذنب أذنبه أو من جناية جناية جناها أو من كبيرة أو من كبيرة ارتكبها فدخل هذا البيت صار آمنا حتى يخرج منه إلا إذا ارتكب جريمته داخل هذا البيت فإنه ينتقم منه داخل البيت لأن هذا لا يحترم شعيرة الله قال الله تعالى ذلك ومن يعذم شعائر الله فإنها من تقوى القلوب أمتنا فانظروا إلى حماية الله لهذا البيت كيف حماه من كيد أبرى ملك الحبشة لما تقلب على اليمن وبنى بها كنيسة ضخمة ثم تقوط فيه رجل عربي إلى أن طلبوا لكنهم عجزوا عن إمساكه ثم أراد هدم الكعبة ليسد الناس عن هذا البيت فأهلكه الله سبحانه وتعالى هو وجنوده فأهلكه الله سبحانه وتعالى هو وجنوده وقد جاء من الحديث الذي أخرجه أمام طبراني بسنة السعين حديث ابن عباس عن طريق العكر ونصر تعالى بعث إليهم طيرا خضرا أبابيل يتبع بأي تبعا يتبع بعض بعضا حتى أهلكوهم فكل طير نقل ثلاثة أحيار حجرين على رجليه وحجر على منقاره خرجوا من البحر والروس كروس السباء حتى رموهم ولا يحك أحد منهم جلده إلا تساقط لحمه سبحان من لا يعجزه شيء في السماوات ولا في العرض وسبحان من يمهل ولا يهمل أمتنا فربنا سبحانه وتعالى على كل شيء قدير تمسكوا بكتابه واعتصموا بحبله فإن حبل الله هو الحبل المتين الذي لا يتقطع وهي العروة الوسطى الذي لا انفصام لها فنسأل الله تعالى أن يعيننا على التمسك بكتابه وبسنة نبيه والاعتصام بهما لعله ينجينا من كل سوء ومكروه ونسأل سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا من أراد بنا وبدنا وبنبينا وبسنته وبكتابك بسوء اللهم ربنا عرضه الفتن وجل كده في نحري وجل يتمنى الموت ولا يستجاب له انتكم ربنا لعبارك المستضعفين من المؤمنين والمجد في كل مكان وانصر المدن في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر يا رحمن الرحمن عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسي وثنى لكن وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوم القائم القصة ثابتة من نسي صلاة علي خطيع طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وسلم تسليما كثيرا <clears throat> عليكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا استو Thank you.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 إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ Allahu Akbar. Sami Allahu liman hamida. Allahu Akbar. الله أكبر الله أكبر الله أكبر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 آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Thank <laughs> you. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله